Unit 15 Listening Comprehension Exercise. Listen to the passage and answer the questions that follow. Bumi invites Doyen to go out with her to the movies. Kí ló máa ṣe ní alẹ́ ọjọ́ ẹtì tí ó ń bọ̀? Mi ò ṣe nǹkan kan. Ṣé o máa lọ sí ilé sinimá pẹ̀lú mi? Kò burú, ṣùgbọ́n irú sinimá wo ni o fẹ́ lọ wò? Mo gbọ́ pé Ṣàwòrò Idẹ ti jáde. mo ti rí ṣàwòrìdẹ mi ò fẹ́ lọ wo ṣàwòrìdẹ mọ́. kò ṣeé gbé ńkọ́. mo ti rí kò ṣeé gbé náà. kò burú ṣáà lè lọ wo ó lè kú. mo ti rí ó lè kú náà bóyá ká ṣe nǹkan mìíràn nítorí pé gbogbo fíìmù ọ̀jọ̀gbọ́n akínwùmí ìṣọ̀lá ni mo ti rí mi ò sì fẹ́ràn fíìmù yorùbá mìíràn ju fíìmù ọ̀jọ̀gbọ́n akínwùmí ìṣọ̀lá lọ. kí ló dé Nítorí pé gbogbo fíìmù wọn tí mo ti rí ni wọ́n ńlo ògìdì láìsí èdè. Mo kórìíra àwọn fíìmù Yorùbá tójẹ́pé ààbọ̀ Yorùbá àti ààbọ̀ èdè Òyìnbó ni wọ́n máa ńsọ. Kò burú, bí o kò bá fẹ́ rí fíìmù kankan, kí ni nǹkan mìíràn tí o fẹ́ ká ṣe? Jẹ́ ká lọ sí ibi àsedúpẹ́. Ọjọ́ Ẹtì tí ń bọ̀ ni ọjọ́ ìbí rẹ̀ ó sì sọ fún mi pé òun fẹ́ ṣe àsè lálẹ́ ọjọ́ yìí. ṣé o mọ̀ pé mi ò fẹ́ràn láti jó mi ò sì fẹ́ràn ariwo ṣé a lè lọ sí ilé oúnjẹ àwọn ṣainíìsì tí ó wà ní títì ìkòròdú ṣé o mọ̀ pé mo fẹ́ràn oúnjẹ àwọn ṣainíìsì. kò burú èmi náà fẹ́ràn oúnjẹ àwọn ṣainíìsì màá wá gbé ẹ ní ilé ẹ lọ́jọ́ ẹtì tí ń bọ̀ ní agogo mẹ́fà ìrọ̀lẹ́. Kò burú, ó dàbọ̀. Why is it that Bumi and Dogen could not watch any of Professor Ishola's films? Because Doyen has watched all of Professor Professor Akin films. Doyen said, Bóyá ká ṣe nǹkan mìíràn nítorí pé gbogbo fíìmù ọ̀jọ̀gbọ́n Akínwùmí ni mo ti rí mo ò sì fẹ́ràn fíìmù Yorùbá mìíràn ju fíìmù ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá lọ. What did Doyen and Bumi do together at last? They went to a Chinese restaurant. Ṣé a lè lọ sí ilé oúnjẹ àwọn Chinese tí ó wà ní títì Ìkòròdú? Ṣé o mọ̀ pé mo fẹ́ràn oúnjẹ àwọn Chinese? Whose party did Doyen want them to attend? He wanted them to go to Dupé's party. Jẹ́ ká lọ sí ọjọ́ ẹtì tí ń bọ̀ ní ọjọ́ ìbí rẹ̀. Ó sì sọ fún mi pé òun fẹ́ ṣe àsè ní alẹ́ ọjọ́ yìí. Well done. You've now successfully completed the colloquial Yoruba course. We hope you've enjoyed learning with us. Goodbye and good luck with your Yoruba ó double.